أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. إله إلا الله خاتمة الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا للخلق قاطبة بل وصيته للأولين والآخرين وقد ذكر ذلك في كتاب العزيز في مواضع كثيرة قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى بعث إلينا رسولا محبا للخير لأمته وكان يدعو أمته ليلا ونهارا لتكون أمته أمة مرحومة في الآخرة دعا ربه كثيرا لهذه الأمة حتى استجاب الله سبحانه وتعالى دعاه في أمتي لذلك سمي هذا النبي نبي الرحمة كيف لا وقد وصفه ربه سبحانه وتعالى بهذا بقوله لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وهذا النبي نعم أجري عليه العملية شق قلبه الشريف مرتين أو ثلاث مرات لك مرتين وقد أخذ من قلبه صلوات ربي وسلام عليه حظ الشيطان وغسل هذا القلب بعد تلكم العملية عملية بأفضل مياه على وجه الأرض بماء زمزم وجعل في طست أتي به من السماء فلما طهر هذا القلب فهم بعض الناس هذه العملية فهما معكوسا ولم يراعي رسول الله صلى الله عليه وسلم بشريته وآدميته كيف لا وهذا قاتل عمه حمزة وحشي بن حرب الحبشي رضي الله تعالى عنه وأرضاه قال له رسول الله صلى الله عليه وسلم إن استطعت ألا أراك غيب عني الوجه إن استطعت ألا أراك فقد رشيد هذا فعل هذا امتثالا لأمر أمره به رسول الله صلى الله عليه وسلم ومثل هذا حدث لأمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عن أرضاه يوم قابل أبا مريم السلولي الحنفي قاتل أخيه زيد ابن خطاب رضي الله تعالى عنه وأرضاه ونريد أن نجمع بين هذا وذاك وقد قصصنا عليكم ما حدث بينهما في الخطبة الماضية لكن اليوم نريد أن نثبت أن عملية شك قلب رسول الله صلى الله عليه وسلم ليس ليغفلوه أو لينقص شيء من آدميته أو بشريته وإنما أخرج من قلبه حظ الشيطان ليكون رسولا كاملا موصوفا بجميع الأخلاق الحميدة الحسنة كيف لا أثنى عليه ربه سبحانه وتعالى بقوله وإنك لعلى خلق عظيم أقول فلما بعد سبحانه المسلمين أدون ترى لكي قراءة جريفان النبي صلى الله عليه وسلم أن تلهم بنات بما جاك في alábánisalikún kan nábi wa bánisalikún ọlá rẹ̀ àti àwọn wárẹ̀lẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ń jọ gbìyànjú kìyàmá èyí mọ̀ yànúwẹ́sì mú fásitì kan lè ti bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gbẹ̀ òsìnà lè ti bẹ̀rù rẹ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ náà ni fún àtútù lọ sáájú wa ó náà ni fáwọn kọ̀rọ̀wà burújáì ọlọ́ndakù sànúwà allahumma tọ́hìrì kùlúbana kharijaha wa batinaha bal ma kharijaha wa bawatinaha wa madakhilaha ya arhamar rahimin jama'a in ta n bábọ̀ òun ni ọ̀rọ̀ tí ó ti ń járìnrìn ti pẹ́ ó wá ní solúsàn ìwà látàwà nú ẹ̀ ṣùgbọ́n èèyàn ògbóyé in tí ó jẹ wọn gbọ́yé ni pé ẹnìkan ò lè gbọ́yé àfi mùsùlùmí ẹni tó kún wá gbọ́yé ní mùsùlùmí tó wá kéré gbogbo àjọsí pẹ́ gbogbo àjọsí pátápátáṣẹ́ fúnra ọlọ́nlọ́ ma lórí ìpìlẹ̀ láméjì ìfẹ́ àti àánú ṣùgbọ́n ìfẹ́ ogun tó lọ bí ọmọ ìjà ti pọ̀ jù ogun ma ń ja ìfẹ́ ìmá ń lọ ìmá dínkù ìmọ̀ ń nítorí ń gbà ní ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ ń bẹ yóò burú ṣùgbọ́n tí ó ma àwọn ọmọ akẹ́kọ̀ọ́ o ń lọ lọ́run ó pè kọ́ ma sàlàyé kọ́ ma o ní nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé tí wọ́n jókòó eh, o èyàn kàn fílì dànù ní bẹ́ẹ̀lú ní òkun lè kwá ẹwọ kírókò ẹ̀tìyàn bí wá ń ni oyin ẹ̀ ṣùgbọ́n kọ́ ìdà ní wípé ayé ti dojúrúṣẹ́ kí láyé wá ń sọ kí n lè sinmi kí wọ́n náà lè sinmi ni tó kìí sí lẹ́nikó nífẹ̀ẹ́ mi bọ́ọ̀bà nífẹ̀ẹ́ mi sáláàánú mi ilé làwọn bábọ̀ ẹnìkan wá ní gbogbo tẹ́ ń sọ yìí ṣe bí ànẹ́bì tó wá ní ìsìláàmù ti forí ó ti bọ́ wa gbogbo ẹ̀sẹ̀ ìdànù ṣùgbọ́n mi ìfẹ́ máa rí ọ ìfẹ́ wo ló tó kánà bí ọmọ rẹ̀ ní ní gbogbo ìgbà wọ́n sọ báhùn tí a bá sì lọ́wọ́nú hadithi Jarir ibn Abdullahi al-Bajali radiyallahu ta'ala anhu ó ní èmàkan bẹ tí mo rí lára nábì sinmi ìkẹ́kẹ́ ní ṣẹlọ́ ni ó ìkẹ́kẹ́ lá ni ó yóò sì ma smile sí mi báyìí annabi ó ma rẹ́rìn sí mi múyẹ́ gbogbo pàṣẹlá níbi ma sí bẹ́ẹ̀ sí tóòtọ́ tẹ́ ìjáde láyé kó sígbà tó yọ sánúdà sàráyìn kò sí náà títò ìgbàsílámù o ọwọ́ ọgbẹ̀lọgbàsílámù o Jarir ibn Abdullahi al-Bajali radiyallahu tí tàwárà wọn tí a ń sọ fún pé mọ́bùnwọ́mọ́ àwọn tó mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ bí wọ́n bá ti kórìíra ń sàábé fún ni, ó kórìíra rẹ̀ bọ́lọ̀n bá ti wá kórìíra èèyàn ẹ má béèrè irú àdánwò tí wọ́n máa kàn jama ẹ̀lọ kọ̀ má já lọ́wọ́ èdè tí a bán bàbá wá sí máa wínú wọ́n ni a májálọ́ ànájá wọ́n nàjá mẹ́ntọ́ májálọ́ wọ́n nà mọ́lá àwọn ọlọ́pọ̀lọ́ níṣẹ́ ẹ̀ ti mà pé ẹ májálọ́ nẹ́nà àwọn ọ̀pọ̀lọpàá ń jọun tí wọ́n bá náà pé kọ́ lọ pé lọ́pẹ̀gbọ́n rẹ̀ wá bẹ̀rẹ̀ sọ́run ìrọ́lọ́pàá bàbá àgbàlagbà tí wọ́n bá padà rí ẹ̀gbọ́n tàbí àbájìlọ́ọba wọ́n wà àkọ́kọ́ fìyà jẹ ẹ̀kọ́

ẹwà àwọn tí wọ́n ń bú àwọn sàábé wallahi gbogbo ọmọ kí ọ̀nà ti sọ dẹrú wọn <laughs> ẹmọ wà bò sí àwọ̀mbọ̀ ìkẹ́ ìkẹ́ ara àkẹtọ́lọ́ sáà náà bí sí lọ ẹ̀kọ́ a ní ẹmọ́ fi nìkan sí àtúsọ ti Umaru náà pẹ̀lú ẹn tọ́pa Abu tọ́pa ẹgbọ́n rẹ̀ tọ́pa ẹgbọ́n Umaru ìntàwà fẹ́ mú ni wípé ìbéèrè wa ni pé àbí àwọn èèyàn yìí táa bá ń sọ pé tó ọ̀bà nífẹ̀ẹ́ mi sáláàánú mi ṣe ń tí ń sọ ni kéèyàn wá ya dẹ̀dẹ̀rìn lótìtọ́ tí wọ́n bá ní jìmáwùlẹ̀ àklákìlẹ̀ hamida alhassana kí ló kó ìwà rẹ̀ nú tó ẹpẹ́ tí èèyàn bá ti ẹni gbogbo ń tọ́lọ̀ ọba dá ẹni ọmọ tẹríba fún yàn tí ó sì ní ẹkọ̀ yẹ̀yàn kéré ẹnìkan wà ní gbọ́rọ̀ èèyàn láìdá lẹ́nu ẹnìkan àfi káwọn náà ma sáfó ń tọ̀ pé àwọn olóríburúkú rẹ̀ jama bó ṣe rọrùn tó ṣe ní gánṣe mẹ́ta náà sì ni a ń tẹ̀sílà ma ń kọ̀tọ́ àkàwàlá tó àmìlọ̀kọ́tí àbìlọ̀kọ́tí ìwọ mẹ́jàrà rẹ̀ mọ́ sọ pé ń bá ń wọ lọ́mà wá wẹ́n tí ọ̀wọ́ ṣe ẹmọ̀ pé mẹ́ àti àlewára wa torí àwẹ̀ bí gan ebí àti ẹjọ́ bí àpọ̀lá àwáhùn àbú Fatima ni sọ pé mi bá tọ́jú súnmọ́ máa ẹjọ́ ìtọ́rọ ìsìlámù táà ń ní sí yìí ẹjọ́ kátà ìyẹjú ẹ̀ ń ṣe báyìí ó mọ́ sí báwọn ẹ̀mí rẹ̀ lè fò ìkẹ́kẹ́lẹ̀ máa bínú ìwọ̀ fi parẹ́ jáwọn èèyàn tó rí ń bọ̀ bá fẹ́ pè bàbá púpá kó lọ lè rẹ̀ kọ̀sọ́ fún mi kọ̀sá burú bẹ̀ ustad nígbẹ̀yìn náà kó lọ sí ẹ̀yìn ẹ̀pẹ̀ ó lè escape mind ẹ̀ ó ṣùgbẹ́ jẹ́gbà ìyàwó ọfẹ́ sílì man qata'aka àkọ́kọ́nù ẹlẹ́ẹ̀kejì an ta'afuwa amman zalamaka bá yóò an máa lọ náà ní kò change wọ́n kàn tó ń kàn ẹ ń bá bú ọ̀ sí samójúkú òfin hmm. èyí yẹ́ ọmọ Sudan kan ó ti fo ìgànná wọlé wọn nílòrù wọ́n sàmù gbogbo àti wọ́n fi hàn bàbá wọ́n mú lọ́dọ̀ ọlọ́pàá oúnjẹ ọmọ òjòkó gbogbo wá fàdúrú gànná ìtọ́ ọwọ́ bí kí ló gbé ọsí lé olùwà jalè ní jalè kí ló gbé ọwá jalè ní ẹ̀sìn sàúrínà lòun láti ìjọ kìí ṣe pé awọ lé wọ́n sì ọpẹ́rẹ́tì wọn kò sì sí owó kankan lọ́wọ́ wọn lòun wákò tó ń bá ti ẹ̀rí nǹkan jí mara wọn káàkiri irú ilé ẹ̀yún mímọ̀ sí rẹ̀ ó tún pé òun díẹ̀ jùbi tí bàbá ní ọmọ ìlú òní oní Sudan lòun Sudan abábáwò pàpàpàpàpà wọn ni ó gbàdúrẹ́sẹ̀ wọ́n wá ara wọn ah, sheikh wallahi bó ṣe wí náà lórí o wọ́n bèèrè bàbá wá sanwó wọn ni kó dúó tàwọn bí ẹ̀ ó dúó tẹ̀tì ń gbàrà wọn yá lọ́bá padà Saudi ó ní iṣẹ́ ayé wo gan ló ń ṣe tó fẹ́ pè ń báyìí tó ń bá ti dàbí bàbá ìwò ti pé òun lọ́bá jẹ́ òkàlẹ̀ wọn ní bá ń kéwú ṣùgbọ́n à ń wò pọ̀ rọrùn ni a bá dórí fídí ẹ̀ ẹmọ̀ pí ọ̀rọ̀rùn kò rọrùn ẹ̀mí gangan fún rẹ̀ wọn ọ̀dá kó nífẹ̀ẹ́ ń bá ń kórìíra rẹ̀ wọn ọ̀dẹ́mì bá kórìíra ìsì wà á ń tó tíyà man haramaka ẹni ọba sọ́wọ́ tí ẹ̀ sí ọba yìí tí ó jẹ́ kítọ̀dọ̀ rí ó bóòdè sọ́dọ̀ rẹ̀ ìwọ̀jíkọ̀dọ̀ rí ó sí ẹn láhun sí ọ ìwọ̀ sí jẹmọ́ ìrìnbó láti fẹ́ wa níjọ súnú ọmọ níbi àti ń tánjẹ fúnra wa níjọ nìká lọ bá ń wo lọ́wọ́ lọ́wọ́ èlú ní àfisẹ́ 1000 ní mẹ́mẹ́ kò síwára àwọn àṣíábù pọ̀mọ̀nù àwọn àjọ pọ̀mọ̀ yìí burúkú burúkú wọ́n ní kí ó tẹ́ bí àyà irú pọ̀mọ̀ tó pè nù ibi ó ń kálùkú bá ti ń jẹ́ tí wọ́n bá fi ilẹ̀ iná láì sá fún ọmọ àátò rírù wọn tí ó wà láwọn èèyàn sí yọ ọ̀rà bóòdè lápò ní ń kí pọ̀mọ̀ bọnú ọ̀rà ẹwà àwọn èèyàn fẹ́ dòde ìrú o yóò rí bẹ́ẹ̀ ṣẹ́bí táwọn yóò ti máa fẹ́ tí ò fún ọnù Naam. Inú wà mẹ́tẹ̀ẹ̀ta yìí, ìmọ̀ làwọn àfáà ti ń dàrin yírù. Ìyọ ẹni gágá lẹ́o, yọra mi àfáà súnà kọ́gá, ẹlọ owó tí ń dàrin àwọn àfáà rú. Gbogbo ẹn tọ́lọ ti àwọn ọmọ gbogbo ibi tẹ́rin sí yẹn kò bí mínú ṣùgbọ́n tẹ́ bá worú àfá yẹn wàláì mo lè ka àwọn olówó bí 20 tẹ̀ wá pẹ̀lú wọn olówó mélòó lè mi wá ní tí ogbó ẹwà nínú èyí ó dùn inú mi ò lè dùn ah irú ẹ̀sìn olówó ń sí irú ẹ̀sìn olówó ń sí a wá fẹ́ jẹ́ wọn ọgbọ̀ yóò wípé abí ń tẹ́ ń rò ní pé ànábì sallallahu alaihi wasallam àdánwò kàn báhùn kọmọ náà sí wà síyù kéèsà ànàbí alábòsí orí ànàbí ó pé pọ̀ ìwà ànàbí ó pé pọ̀ ànàbí sọ̀rọ̀sọ́rọ̀ ló jẹ́ àmọ̀ wípé ibi án bá ti fi nǹkan ṣe èèyàn tó yẹ kọ́ jásẹ́kún tí àbá ń rẹ́rìn bẹ́ ọyẹ wọn gbùlọ tútù ẹwọ òyìnbó nílẹ̀ ìsọkúnlẹ̀gbẹ̀ èbò yọ́ mọ̀já tí sùlẹ̀ èèyàn lọ ní èbò ìrẹ́yàn tọ́rọ gbà pé omi tí ń bóòdè nǹkan kan ló dé tí fi ń bóòdè àfikó bóòdè láti èdè tó súnkọgbẹ̀ sorry bó sorry wọ́n sí wé ìbò lọlé kọ́ọ̀pù tí kan ló lè fún ọ ló fún tán ní tó náwà ní náwọ́ sí jọ́gì jọ́gì oní please can I show you the way to supermarket onídàrí láàmù àwa ni abùkátà àkájá yí ọgbọ̀ yóò wípé ọ president yẹn ti fún ànábì iṣẹ́ tí ó fẹ́ gbélé lọ tí sí àwọn fi pure ààyè ẹ̀rin yọ́ rẹ̀rin bẹ́ẹ̀ ààyè ìbínú yóò bínú ń bẹ̀ kọ wà ní jẹ́kún gbàtí wọn bá ń wọn kọ̀ọ̀kan ìkọ́ òjúra wọn lọ pé ah, àníbí ti wá bínú jù ń bí iṣẹ́ tí wọ́n sí sára rẹ̀ nú wọn yọ ìjẹ́ èèyàn kúrò lára rẹ̀ wọn láwọn ọgbà aláyítà ń ṣe ní ẹjẹ́ ẹjájọ lọ sí Sahihayn òun ọ̀yà wọ́n tí a fi ghayrihima ẹjẹ́ lò láfíì Imam Bukhari rọmọrọ ayyá qala al-Imam Bukhari rahimahullahu ta'ala haddathana Qutayba qala haddathana al-Layth an ibn Abi Mulaika an al-Miswari ibn Makhramata radiyallahu ta'ala anhu qala sami'tu Rasulallahi sallallahu alaihi wasallam yaqul wa huwa ala al-minbar inna bani Hisham ابن المغيرة استأذنوا في أن ينكح ابنتهم علي ابن أبي طالب علي ابن أبي طالب فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكح ابنتهم فإنها بدعة مني يريبني ما, ما أرابها ويؤذيني ما آذاها صلى الله عليه وسلم أنشأ صلى الله عليه وسلم imamu wa bukhari wọ́n ní àfá àwọn kùtẹ́ibà àwọn ní àṣàdífì fáwọn àfá kùtẹ́ibà ní àfá laifu lọ́sọ̀fánà àfá laifu ní ọ̀dọ̀ ibùnú àbímùlẹ́ika ní a ti gbà ibùnú àbímùlẹ́ika àwọn ní a gba ọ̀rọ̀ yìí látẹnu sọ̀hábíyùn jalil tá ń pè ní alimiswaru ibn makroma miswaru ibn makroma ó ní sami'tu rasulullah sallam yaqulu wa wala minbar mo fetí ni gbọ́bá ọ wà lórí mímbàrí gan níjọ́ náà ni anábì gun mímbàrí lọ torí ọ̀rọ̀ tó bá ti jẹ́ kórí mímbàrí ni ó ti kú ò lọ́rọ̀ ẹ̀mẹ́jì àgbọ́ ó ti di ọ̀rọ̀ alìmísíwárùn wí afẹ́ ma ìtumà rẹ̀ miswari ibn mahrama ó ní mo ń fetí mi gbọ́ báyìí jamsa salam sọ hmm. miswari inú riwaya mi ó ní wà ana yawma idin muhtalimun ni mushkila ti dínú bẹ́ẹ̀ sì ní jọ náà mo ti bàlágà jama'a àwọn àfáà ṣe wàhálà o àwọn àfáà wọ́n ṣe wàhálà wọ́n sa àwọn èèyàn tí wọ́n ìbàlágà nígbàtí ànàbí papòdà wọ́n sa àwọn jọ àti patẹ́nìkọ̀ ọ̀kan wọn tó kó nípa jihadi nípa àmà kwasásùn alimiswaru ìjẹ́kanú wọn numanu bin bashir tọgbà àdíti ìnẹ́lẹ̀ halala bayyinun wọ́n ejimeti ni a ọdún mẹ́ta níbi ìfihàn sí àníbí sì fihàn sọmọ ọdún mẹ́sàn nígbọ̀ jáde láyé miswaru ti wá ń sọ tí ń sọ yìí ọmọ ọdún mẹ́jọ ló ń wà ọmọ ọdún mẹ́sàn sí ilé balaga ṣùgbọ́n ti mẹ́jọ ohun làkáyì ọgbà wọlé torí arínú sọ̀hábà tọ́jẹ́ wípé ọdún mọ́kànlá bàbá rẹ̀ fi jùlọ ó ní Abdullahi ibn Amr Amr tó bí Abdullahi ọdún mọ́kànlá mẹ́wàá sí mọ́kànlá níbi lánàá méjèèjì kí wá ní gbólóhùn tí bàbá yìí sọ wípé níjọ́ náà lọ́hùn mo sì bàlágà àwọn ìhàn káàfù kan bẹ̀m̀bẹ̀ ríwáyà mí ìgbé wákọ̀ wà ń bí ríwáyà léyàn wà á na yàwó mẹ́rin kalimuftelim bẹ́ẹ̀ sì níjọ́ tí nǹkan iṣẹ́ ìfẹ́ bí gbogbo bá rí tí ń sọ̀rọ̀ tí ń sọ yìí Ah, ẹmbàrí mìíràn ń jọ náà yóò ti rí wípé ọmọ tó nílà káyètọ̀ gbọ́n lélẹ̀ yìí ìbàlágá ò ṣùgbọ́n mo ti ń gbòòrùn bẹ́ẹ̀ hmm. kí ló ń ṣe ọlọ́run wa ń sọ anúṣìṣẹ́ àgbòrí mìíràn ni wọ́n mọ̀ mọ̀rí tí wọ́n wá bá mi o àwọn wá ní bànú ìṣàm ìmù gírọ́ bọ̀m̀bọ̀ ma sọ nìsí kí ni wọ́n náà wá tọrọ yọ̀ndá wọ́n ní yọ̀ndá kí ni fi ayyúnkìhú aliyya ibn abi talib ibnatahum wọ́n náà wá ní àníbí wọ́n náà láwárí o kọ yọ̀nda kó jẹ́ kí ọmọ wa tó jóbìnrin kọ jẹ́ ìyàwó fún ọmọ tí ẹ̀ tí ń bẹ nílé alì jẹ́mẹ́jẹ́ tó sọ alì fẹ́fẹ́ yàwó àwọn aládìlé ìyàwó àwọn àgbàgbà abẹ̀ wọ́n wá sára wọn jọ ọlọ́bùn sí ọlọ́run sallallahu alaihi wasallam ìrìn àníbí ní ẹ̀yìn alìlọ ló ń fẹ́ fẹ́ ọmọ wa a wá rí pé àbùkátà káwà gbáyọ̀ndà lọ́dọ̀ wà nábi jẹmọ́ in tí wọ́n bá wà wọn sára mẹ́jẹ̀mú ni tí wọ́n bá fẹ́ fẹ́ yàwó kejì kìí ṣe kí ó tàn fi kí wọ́n wá tó rí wípé gbogbo làkáyì tó bá jẹ́ pé tí ń wá kí ń bẹ̀ṣẹ̀ o ní tí è gbà wà mú lọ́nà òdì wọ́n ó mú làkáyì ń wọ́n ó sọ́lọ́ ní nam nam nam inú ríwáyà mi alì fúnra ẹ̀ kí lọ́fà tó fi rí bẹ́ àmọ́ alìsẹ̀sẹ̀lẹ̀ gbọ́n tí a sọ́nà wọ́n sẹ́rẹ̀ alì mímbàr àyí bá bóde nlé ọba gúrí mímbàr lọ gbogbo wọn sáti ti kún ọ̀rọ̀wá o kútúbà ní agbára àmì wá dánlódù ọ̀rọ̀ padà wípé tí a ń sọ ní pé àwọn fẹ́ kí alì hàn fẹ́ fún ní ọmọ àwọn ọmọ ọwà jẹ́ ìyàwó fọ́mà tèmi nílé alì fatima sì níbẹ̀ nílé alì fatima ọwà di ìyàlé fún ọmọ wọn fọ́lá adhan súnmọ̀lá adhan súnmọ̀lá adhan anábí ọba wọn sọ̀rọ̀ báyìí ìgbáwó mo tó tó sọ ìgbáwó kí a lè gan mọ́ gbọ́yé sí pé bóyá àìgbà mi fúngbà díẹ̀ ni lè tààkìdì mú dátì lè mọ́ ní ìgbà láti tó fi rìnlẹ̀ sí ànábì ní ọgbà bàbá yàwó wọ́n láwọn ọgbà àmbọ́ sí àwọn àfáà náà sípò kan bẹ̀ tí ìrìnfilé wà báhùn ẹsẹ́ àjẹ́ àtúnṣù désàlẹ̀ kòkó ní tàbí àfẹ́fà yọ ń bẹ̀ kò lè ṣùgbọ́n àbùkátà àlàyé ńlá fi ń pariwo fún àti ẹnṣe comparative ẹ̀dú olórí báìbù tẹ́ẹ̀kọ́ ẹ̀yin àtàwọn tí ẹ̀yìn sí létí ẹ máa sí ẹ̀ létí ẹ mẹ́jà yí ọgbọ́ yé pé àfẹ́ẹ̀sì ní o ẹ má fi hàn sàyé báhùn nítorí wípé ẹ̀tùra yí láti rí o pásọ̀lòdé ló gbádìí sí ilé ìwá o sọ́mọ̀ Bukhari pé kí ni àlẹ́ yìí ọ̀rọ̀ta ń sọ yìí ànàbí ọ̀sọ́nà yàrá kọ̀sọ́nà àti àbákìrà àti àwọn ọmọrùn kò fílọ ẹnìyàn ó bóóde sí tapatapata ìtú wá ń pọ̀ ohun ọgbà ohun ọgbà nítorí wípé ohun tí ń sọ ohun kí wọ́n láti sánmà síse sí olíwọ̀bẹ̀ láìláì ilá in tí mo lè fi gbàrẹ̀ àyúnkíhà ilá àyánkíhà sorry ilá àyútọ́lẹ́kọ̀ torí pé tẹ̀rẹ̀tíbù nábáwí nínú ọ̀rọ̀ yẹn ti jáde tó fẹ́ jẹ́ pé inú bìnú náà ọ̀rọ̀ ń gbà bóde ànàbí ò sí mistake mẹ́ ó ní tí mo lè fi gbà ilá àfi tí a lè bá lè gbà láti kọ ọmọ mi kọ ma bọ̀ lé ẹgbọ́n mi ṣe gbé o wà yẹ́ ń kí ha ìbìnátàhùn kọ wá sẹ́sẹ̀ fi ọmọ wọn àni bí òtùsọ wípé àfi tí a lè bá gbà láti fi ọmọ wọn kọ wá kọ ma ah. mi kọ ìlọ́kọ́kọ́ sáájú ọ̀rọ̀ àrùn bí o ní àtúkọ́ bá mọ̀ pé wọ́n fẹ́ láì ti fẹ́ tọ́kọ́ bá ń kọ́ máa mi sí ẹ̀mọ̀ pé yọ́ bàbá hùn ó ṣe ọlọ́run wá ní ńgbàtàrí bá kọ́ máa mi tán kọ́ máa bọ̀ lẹ́ẹ̀dẹ̀ mi kọ́ wá sẹ́sẹ̀ fi ọmọ wọn fa inna hmm, máa wè mọ̀ lóde lábáwá sí mẹ́wàá ولبث في السجن بضع سنين فلبث في السجن بضع سنين بدع إبادين جبه وفي بدع أحدكم صدقه àwọn ọmọ ṣe mistake wọ́n wà ní wà fi bídìí kọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ní bádọ́à kìtìà lòun ègigé kan nù nǹkan oníjẹ́ bádọ́à nínú àdíìsì fàtíà lagbọ́dọ̀ fún bá rẹ̀ bí máa na àdíìsì mi àdíìsì náà ni ó nùrùwáyà mi wá mi wá túnmọ̀ rẹ̀ wípé fa inna ma hiya mudugotun minni badu akita ah, eh, eh, eh ma bi fatima ṣe jẹ́ ni sa anabi bo ṣe jẹ́ o badu atun minni ara mi lọ́lọ́mà tí mú ẹn tí ń bá ní sọ̀rọ̀ ìyàwó kẹ́kọ́ ní o anabi wáṣẹ́ kí ló jí orí bẹ́ ọ̀tà tún ah, ah, ní àà sí fatima ìfà inna ma hiya badu ègìgé kan ni fatima lára mi bí mo ṣe rí wà ní èmì jùbẹ́ wà ní ọkọ rẹ̀ yùrí ibu ni ìmá àrọ́bà ha in tó bá lè mú dorí kodò tọ́pọ̀lọ̀rù fi ní sílẹ̀ yọ́ bá èmì náà lé ọba mẹ́sẹ́ wá in tí ó bá jẹ́ kọ́pọ̀lọ́ rí ó sinmi ẹgbà kọ́pọ̀lọ́ tìbínà lè sinmi gbogbo owó ọkọ̀bìn kọbìn àti wọ́tọ́ ọmọ dúndú pé ṣe bọ́lọ̀ ti gbagbara lé mi lọ lórí ìwò obìnrin mi táwà dẹ́ta tán tọ́ mọ̀ rojọ́ ó ti ni èèyàn bí mo obìn ó ti bí obìn ó ti bóbin ó tó á ún ó wá gbọ́mọ̀ lọ ojú ẹ̀

gbogbo ẹni ọjọ́ra wáyé ẹjọ́ ń kálukú ọmọ sọ pé bí mo ṣe ń ṣe sí ìyàwó mi ọlọ́mbà ńlànà kí ló dé kò sí tó lé mẹ́ ẹni ọkọ̀ òṣèyàn anábì ìtẹnu ẹ sọ báyìí wọ́n fa obìnrin ní ọlọ́ ojú tí wọ́n fi sọ fáwọn ọ̀dọ́ ẹ má ma lọ rí yáwó tàbí kẹ́ ẹ má tọrọ owó kí rẹ́ǹtì 3 bedroom flat torí pọ̀ fẹ́ ṣe nìká wà láàrínlẹ̀ kó sí ayínlọ́rún o jóbi ọmọ bó ṣe má yàrá kan mo fi bẹ̀rẹ̀ ẹ̀há kí ni mo sì ń bára jòsì mọ́sálásí mẹ́lẹ̀ wa tó fẹ́ wá bọ́ mọ́sálásí ẹ máa káàkì ṣe súnà tó ń ṣe yí ọba iṣẹ́ kí ló ń ṣe tó fi rówó gbalé tó sì fẹ́ fẹ́yàwó sáwọn èèyàn náà wọ́n tó bọ́ san owó ọdún mi ti bọ́ ibi wà láti máa dénú ó bí ẹlọmọlọ kó bí ọ bẹ̀rẹ̀ gbèsè ayé ní 1 kó di 2 3 4 bẹ́ẹ̀ ṣe lè gbádùn obìnrin o ẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú 100 o kó 99 98 wọ́n ọ̀dá obìnrin báwọn iyì kí ìwò lọ wáàkì bí ní láì tààlá níjọ́ mẹ́jọ àtún ní dubai náà lọ torí pé ìfẹ́ kí dubai kọmọ àti rán kọmọ kọjá 210 akásọ̀ díẹ̀ sí ṣá Allah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah anabi sallallahu alaihi wasallama anabi ọlọ́run sáni ọlọ́mọ òun lékọ ẹwà wo ẹkúta ń para wa <laughs> ọ̀kadà ilé ìgbé ẹlẹ́à ọwà agbàmọ́rúwá ó fi kẹrù rẹ̀ àti wájú tàílé wọn ní ti ń jagbò ẹ̀rún lẹ̀ sọ fún pé ẹwà múwẹ̀rẹ̀ yìí so bóò ní ibà tí ẹ̀rí bàbá sí ìjókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ tí ẹ̀ ń jẹ́ Christopher wọ́n ah ọ̀lẹ́yìn mọ́ sọ́rì fún inú islamu ṣe bẹ́ẹ̀ máa ń bọ̀ wà pé gẹ̀ǹfèrí gẹ̀ǹfèrí lẹ́mọ́ pé ah, gẹ̀ǹfèrí tẹ́ ń pè àgbà àlẹ́gẹ́rù ilé ìwò ẹwà mọ́bẹ̀ ẹwà sọ wọ́n dọ̀sìn tó àti fún díẹ̀mù yóò tó jùrù ọpọ̀ ọ̀sàn pọ̀ gbogbo ọ̀nà tí wọ́n náà gbà bá obìnrin tán má retí ẹ̀rin o ẹ̀gbọ́n táwọn mímọ̀ wí ni kálù káká ó yẹ káàkì ìsára wa dáadáa sí ẹ̀mẹ̀ fún gbogbo ọ̀bàdá tàà ń ṣe yìí láàrin bẹ ààrí kí náà ni halawa gbogbo ọ̀bàdá pàtà lọ́ládùn tí ẹ̀ ìrun ó ní adùn rẹ̀ ààwẹ̀ ọládùn rẹ̀ zakayiyọ sàrá ti ṣe ọládùn rẹ̀ hajji ọládùn rẹ̀ umura ọládùn rẹ̀ tilawatul Qur'an azgar ewó lè mí àti ìrádùn rẹ̀ mọ́ àwọn afánikan méjì ni ma ń fa nǹkan àkọ́kọ́ ṣe bí ìrọ̀nà lankí a jẹra wa lówó a sì ti róhun àníṣán àkágbò ọ̀pàdó mẹ́ta ìran náà lọ́lá ń kí ìwòkú ọlámà wò lórí fóònù àwọn ń gbáyì yóò ti káyọ̀ òkè pé ah kílẹ̀ ọ̀sásù kí torí kílò fín pé kílẹ̀ ọ̀sásù ebí sára náà là ń ṣe yìí àìbóde mọ́sásí gbogbo ayé ti gbọ́ ọmọ pé ẹjọ́ tọ́kàn tàfẹ́ dábáyì Abu Sulaiman àti umu Sulaiman ẹyọ́mọ̀ Nàìjíríà nǹkan kan o in ta wà fi gbétò ìkalẹ̀ kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé tí èdà ní àwọn ẹlẹ́sìn tí a ń pèrè àwọn ẹlẹ́sìn kọ̀sáyà àfi mọ́ tò sí àyà àfi sẹ́ni <laughs> nǹkan mẹ́wọ́n ààrí adùn bàdámà kí lọ́fà nǹkan méjìlì mọ́ ń fà àkọ́kọ́ o ní kéèyàn máa ṣe bá dáun bọ́lọ̀ ò sí ní kéèyàn ó ṣe a máa ṣe àdìkár níṣe pé à ń bá ọlọ́run nájú jẹ́ wà nǹkan fi panú ní àdìkár náà ní ṣe ní tó tẹfónù ààrí àláwà àdúwà àrọ́ ẹ̀nà ní ṣe o ẹni ní kí ń ṣe àwọn ẹ̀fọ́ tó bàsára gẹ̀nẹ́ ní fojú ká àwọn ẹwà wọn ẹwà wọn tí a lọ sáájú wa búù ní ẹ̀ṣẹ̀ dantíẹ̀ dam jẹmọ́ èmi náà lórí number one ẹ̀yìn mámù láti ń kírùn ẹ̀yìn mámù láti pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ mọ́mù ń kírun fún alọ́ gbọ́ pẹ́ lọ́rá kéèkèé ah, irúwà náà wà nílé ó sì wà ń rúkú ìsẹ́ àwọn kéèkèé ọ̀nà ibi tí sì ń bọ̀ ó súnmọ́ tó bó ṣe ń ẹ̀ ibi tí ó gbórí sí ni ó gbórí òkè padà ìmọ́mù sàrápá lọ in tọ́lọ ní a máa ṣeun nítorí wípé mọ̀kọ́ síbú ẹ̀sìn yẹn ò sí lára wa mọ́ in ti máa fà ní ká mọ́ ṣe nǹkan bọ́lọ̀ ṣe ní àṣẹ ẹlẹ́ẹ̀kejì fúnra Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ lè máa síyá kam min ma'siyatin wahidatin yamna'uka Allahu biha

yóò jókò bí in sọ wípé òpin oríire ló ṣe ń wo ọ̀rọ̀ rẹ̀ ọ̀sá ọ̀rọ̀ rẹ̀ ọlú ẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ń dá sí ni torí tí ń bá sọ́ntọ́ sẹlẹ̀ sí ẹlùmí òpin ṣe wà ń ṣèyàn wá ní kò sásì Nàìjíríà mọ̀ a sì mọ̀rú wà látà kèsí ìsẹ́ pé ń lọ fọkọ̀ àbí lọ dípá bájìtà gbogbo níbi tọ́lọ jẹmọ́ ẹjọ́ nǹkan lùkọ́ ìyá rẹ̀ wò èyí ń ka Kùránì kò rí adùn rẹ̀ jẹ́jẹ́ sáà rí adùn bá dà wa alhamdulillah ẹ̀yìn ilé máa rí o ṣùgbọ́n mọ̀ bára mi sọ pẹ́sẹ̀ mi rí ọkàn wá lè kó kó kó torí àṣẹ́bọ́lọ̀ sí ni a tàbí ẹ̀ṣẹ̀ mi ń bẹ tọ́lọ ń fi ń fìyà yóò jẹ́ ọlọ́run mú àdúó bí i dìn láìlú wáyé kọ̀hár àníbì ní sọ tí ń sọ yìí ní jùmọ̀ ní jọmẹjọ bí i dìn láì tààlá àwà tẹ́síwájú láti wá kílíà àwọn ìmà tí ń bẹnu ìṣẹ̀lẹ̀ àátù padà síbi ọ̀dọ̀ Umaru náà só náà tó rí nǹkan tó sì bẹ́ àní àníṣà wọn lágbáyà rẹ̀ wọn sọ pẹ́sàn fún ṣùgbọ́n wọn sọ dìdìdìrin o الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام الله سبحانه وتعالى بنى جميع المعاملات كما ذكرنا ذلك سالفا على أصلين رئيسيين بل على الأصلين الأصيلين المحبة والرحمة وقد جعل نبيه رحيما بالمؤمنين وأرسله رحمة للعالمين وجاءت أعداء الإسلام شبهة عظيمة في تبعيد رسول الله صلى الله عليه وسلم وحشيا ابن حرب عن وجهه عن مجلسه بعد أن قد أسلم وهو قاتل عمه حمزة ابن ابي المطلب رضي الله تعالى عنه وكذلك صنيع أمير المؤمنين مم الخطاب رضي الله تعالى عنه في قاتل أخيه زيد بن الخطاب من هو أبو مريم السلولي الحنفي ولكن نريد أن نبين للناس لما قالوا كيف فرصة سلام هذه الفئلة مع أنه قد أجلت عليه العملية وأخرج قلبه الشريف وشك وتهي وغسل بأفضل مياه على وجه الأرض بماء زمزم وجرى قصد والذي تولى العملية بعض الملائكة وكيف بمثله يبعد من قد أسلم والإسلام يجب ما قبله نعم فنريد أن نثبت لكم أن هذه العملية لم تخرج رسول الله صلى الله عليه وسلم أو لم تخرج من رسول الله صلى الله عليه وسلم بشريته ولا آدميته كيف لا نريد أن نسوقكم إلى ما جاء من حديث المسور ابن مخرمة رضي الله ترضى بل جاء في الصحيحين وفي غيرهما ولكن اللفظ لمم البخاري قال الإمام البخاري رحمه الله وإياه حدثنا كتيبة قال حدثنا الليل عن ابن أبي مليكة عن المسوري ابن مخرمة رضي الله ترضى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وهو على المنبر إن بني هشام بن المغيرة استأذنوا في أن ينكحوا علي بن أبي طالب ابنتهم فلا آذن ثم لا آذن ثم لا آذن إلا أن يريد ابن أبي طالب أن يطلق ابنتي وينكي ابنته فإنها بضعة مني يريبني ما أرابها ويؤذيني ما آذاها بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام ما ظنكم بأمر جعل رسول الله صلى الله عليه وسلم يعلن على رؤوس الصحابة على المنبر بل هو كلام ليس بكلام خفي وإنما كلام جهر به رسول الله صلى الله عليه وسلم وأعلنه على رؤوس الناس بقوله إن بني إشام ابن النضيرة استأذنوا في أن ينكحوا عليا ابنتهم وهذا الرسول منع عليا من هذا بل وفي رواية أن هؤلاء جاءوا وفي رواية بل علي بنفسه تولى الاستئذان من رسول الله صلى الله عليه وسلم وفاطمة بنت رسول الله صلى الله عليه وسلم واستشكل الناس بعض الأمور من هذا الحديث الأول أن الراوي رضي الله تنرضاه قال وأنا يومئذ محتلم وشبه وقد فارق صلى الله عليه وسلم الحياة وعمره تقريبا ثماني سنوات نعم في رواية أبل في رواية إسماعيلي وأنا يومئذ كالمهتل لأنه دون البلوغ لما توفي رسول الله صلى الله عليه وسلم لأن عبد الله ابن الزبير أول من ولد من المهاجرين بالمدينة كان عمره تسع سنوات لما فرق صلى الله عليه وسلم الحياة لأن صلى الله عليه وسلم قضى عشر سنوات بالمدينة كذلك النعمان بن بشير راوي حديث إن الحلال بين وأن الحرام بين بل بقوله وأنا يومئذ كالمحتل لا إشكال ثم هذا الرسول صلوات ربي وسلامه عليه بدأ يخبر الناس عن سبب ذلك إلا أن يطلق ابن أبي لا مشكلة وأنا أوافقه إن أراد أن ينكح ابنة بني إشام ابن المغيرة وقد جاء في طرف من أطراف هذا الحديث أن الذين أتوا رسول الله هم بنو هاشم ففي هذا تسحيف وخطأ وقد صوبه أهل العلم ومن مثالهم ابن حجر الأسقلاني رحمه الله تعالى أمة الإسلام من هنا نقف ونبين ونعرج على المسائل الفقهية وعلى المسائل الدينية في هذا الحديث في الخطبة القادمة إن كان في العمر بقية بل نسأل الله الرحمن أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك داء الدين اللهم ربنا دمر عداك داء الدين اللهم ربنا عاملنا بفضلك ولا تعاملنا بعدلك اللهم عاملنا بفضلك ولا تعاملنا بعدلك اللهم عاملنا بفضلك ولا تعاملنا بعدلك ولا تحرمنا خير من إنك يا رحم الراحمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر يا أرحم الراحمين ويا أجل الأجبرين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى مركم بأمر بدأ فيه بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولته الصحيحة ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي الرحمة نبي التوبة اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آل وسابه وسلم تسليما كثيرا